If you are in this meeting, tó bá ń bẹ nínú ìpàdé yìí, or you are listening to us anywhere, àbọ̀ òṣìṣẹ́ ti gbọ́ wa, ẹ̀ ń sọ rí dájú that two hundred percent of the attention is there. Pé o fi ìfiyèsí rẹ̀ sí pátápẹ́rá. Stop bothering about any problem the enemy is bringing your way. Má ronú nípa ìṣòro kankan tó tàbí ka iwájú rẹ̀. You have come to the King of Kings and the Lord of Lords. O ti tọ́ ọba àwọn ọba àti olúwa àwọn olúwa wá. You have come to the one about whom it is written. O ti tọ́ ẹni tá a kọ nípa rẹ̀ pé. With man this is important. Ènìyàn lè yí gbòòrò fún. But with God. Ìbá pẹ̀lú Ọlọ́run. All things. Ohun gbogbo. Èsì ṣe. You have been worrying, worrying, worrying about these things, but they never go away. Worry will not solve the problem. Ìrònú kò lè yanjú ìṣòro. What is solve the problem is what you want to do now. Òun tí your yanjú wrong, ọ̀hún làbẹ̀ ṣe báyìí. The Bible says men ought always to pray and not faint. Ìgbèlè pé yẹ kí àwọn èèyàn The Bible says pray without ceasing. Everything we do in the house of God the devil can do better. He can sing. à ń ṣe nílò Ọlọ́run lè you can preach ó lè wáásù you can teach ó lè kọ́ni you can quote the bible ó lè ka bíbélì látòrí but it cannot pray ṣùgbọ́n kò lè gbàdúrà. that is the weapon we need. ohun ìjà a nílò nìyẹn. and use it aggressively and effectively today. a sì gbọ́dọ̀ lò pẹ̀lú agbára ńlá kó sì múnádóko lónìí. attacking the abominable power. gbígbógun ti àwọn agbára ìlera attacking the abominable power. Tí gbógun ti àwọn agbára ìríra. In the book of Deuteronomy. Ìwé Deuteronomy. Chapter eighteen. Orí kejìdínlógún. The Bible helps us tremendously. Ìbéèrè yìí ràn lọ́wọ́ púpọ̀. Notice that this is the Old Testament. Ẹ kí èsì pé májàmú láéláé ni èyí o. It's a long long time ago. Ó ti pẹ́ gan-an. But you see, the thing is that the enemy has never changed his tactics. Ṣùgbọ́n òótọ́ òótọ́ ọ̀bẹ ni pé ọ̀tá wa kò yí àyè lè ṣe àgbà ẹ̀rọ kérekére padà. The enemy is using the same method. Ọ̀tá kan náà ni tó yìí lo ìgbékalẹ̀ kan náà. Using the same weapon that like like he used in those days. Àwọn irinṣẹ́ tó ti lò látijọ́ náà ló ń lò. Attacking the abominable power. Gbígbógun ti àwọn agbára ìríra. In the university of affliction. Nínú ilé ẹ̀kọ́ fásitì ìpọ́njú. There are ten departments. Ẹ̀ka mẹ́wàá ló wà. And these are the departments I want to read out for you. Àwọn ẹ̀ka náà ni mo fẹ́ yára mẹ́nu báyìí. Those are the abominable powers. Àwọn agbára ìríra náà nìyẹn. Those are the ones who form conference with the devil to carry out evil acts. Àwọn agbára wọ̀nyí ló ń ṣe ìjíròrò pẹ̀lú èsì láti ṣe àwọn jẹ́ ìdí. Those are the powers human beings are using to subdue each other. Àwọn ni agbára táwọn ọmọ ènìyàn lò fi tẹ̀rí àwọn ènìyàn jẹ́ wọn the powers using satanic weapons to cause evil to other people. Àwọn agbára wo ló ń lo irinṣẹ́ sátani láti mú ibi ṣẹlẹ̀ sáwọn ènìyàn. These are the powers they are using to carry out evil supernatural assignments. Àwọn agbára wọ̀nyí ni wọ́n ń lò láti fi ṣe àwọn iṣẹ́ ibi nípa tẹ̀lé. I want to pray for somebody now. Wọ́n fẹ́ gbàdúrà fún ẹnìkan nínú. Every assignment of the coven. Gbogbo iṣẹ́ àwọn àjọ àjẹ́. Against your life. Lòdì sí ayé rẹ. Against your family. Lòdì sí ìdílé rẹ. Against your children. Lòdì sí àwọn ọmọ rẹ. Against your career. Lòdì sí iṣẹ́ rẹ. Against your business. Lòdì sí òwò rẹ. I command that assignment to die in the name of Jesus. Kú lórúkọ Jésù. Ìsáwùfọ́ lọ́wọ́. Àdéhùn ṣe. These are the powers that are in charge of the armory of Satan. Àwọn agbára wọ̀nyí ló ń ṣọ́ ibi ìkóhun ìjà Sátánì yìí. These are the powers that are troubling man. Àwọn agbára wọ̀nyí ló ń fòró ènìyàn. Unfortunately for man. Ó wá ṣe ẹni láàánú fún ọmọ ènìyàn. The enemy has repackaged most of these things to fit our modern state. Pé ọ̀tá ó ti ṣe àtúntò àwọn nǹkan wọ̀nyí láti bá ohun tí ará òde òní ń jẹ́. the essence is still the same. ṣùgbọ́n ìjẹ́ òun àbájáde kan náà yìí ni. with this power. pẹ̀lú àwọn agbára yìí. the enemy has instituted the church. ọ̀tá ti rá pálá wọnú ìjọ. instituted the school. ó ti rá pálá wọ àwọn iléèwé. a plenty of young witches now. ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹ́ òwe ló wà. he has instituted the entertainment team. ó ti rá pálá wọ eh, àwọn tíátà drama eré eré ìtàgé recreation àwọn ìgbádùn tẹlifíṣàn amóhùnmáwòrán múvì àwọn àgbéléwò even medicine àti egbògbò government ìjọba indicated them. ó ti rápá láwọn inú rẹ̀ lọ inú òfin is gone there ó ti débẹ̀ business owó is gone there. Ó ti dé bẹ́ẹ̀. And if you, if you want to confirm that, you see the name some people give to their businesses will tell you that they are already in. Bẹ̀bá sì fẹ́ rí àrídájú eléyìí. Bẹ̀bá ṣe àyẹ̀wò orúkọ tẹ́lòmíràn ń pe owó rẹ̀. Ẹ ó mọ̀ pé oníbà. I passed through a place in this Lagos and I saw man-made saloon. Mo gba àdúgbò kan kọjá ní ìgboro Èkó, wọ́n ti kọ ilé ìṣerun ìyèmọ̀já. They have told you what is happening there. Wọ́n ti sọ ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. It has it is totally judicial. Ó ti wọnú ètò ìdájọ́ and all kinds of places. Àti ibi gbogbo. This ten abominable power. Àwọn agbára ìlera mẹ́wàá wọ̀nyí. I want to pray one prayer now. Mo fẹ́ gbàdúrà kan nísìnyí. The amen has to be ten strong amen. Àmì yẹn ó gbọ́dọ̀ jẹ́ àmì mẹ́wàá tó lágbára. I'm praying for somebody here. Ó gbàdúrà bẹ́ẹ̀ nìkan níbí. Any success of this abominable power in your life. Ṣé gbogbo àṣeyọrí àwọn agbára ìnira yìí nínú ayé rẹ̀? Shall not go home with you in the name of Jesus. Ìpàdà bá ọdún lé lórúkọ Jésù. Deuteronomy chapter 18. Ìwé Deuteronomy orí kejì ní ogún verse ten. Ẹsẹ̀ ìfẹ́ wa. There shall not be famine. Dábàá ṣe rí nínú among you. Anyone that maketh his son or his daughter to pass through the fire. Ẹnìkan nínú ọmọ rẹ̀ ọkùnrin tàbí ọmọ rẹ̀ obìnrin ńlá iná já. That's the first one. nìyẹn. Those who sacrifice human beings. Àwọn tó ń fi ènìyàn rúbọ. Those who waste life to elongate their own life. Àwọn tó ń fi ẹ̀mí ẹlòmíràn ṣòfò tí wọ́n bá lè mú ẹ̀mí tí wọ́n tó. Those who do not mind sacrificing their own children for what they want. Àwọn tí ò náání àti fi ọmọ tara wọn rúbọ láti lè rí ohun tí wọ́n fẹ́ gbà. There is one potent prayer in mountain of fire. Àdúrà tó lágbára kan wà ní orí òkè náà. I refuse to be used as a sacrifice. Mo kọ̀ kí wọ́n lò mí láti rúbọ. It is a very powerful prayer indeed. Àdúrà tó lágbára púpọ̀. It was the prayer that woman prayed in the common of kidnappers and Tigora. Àdúrà yẹn lóbìnrin kan gbà ní ibi tí àwọn ajínigbé tí wọ́n gbé lọ tó fi ráyè jáde. Can you shout this at the top of your voice? Kí lélẹ́yìn ló wọ́n pè? Báàsì! Agbára. I come to use me as a sacrifice. Tí wọ́n á tẹ́kọ̀ sí mi rúbọ. Be wasted. In the name of Jesus. Jésù. Waste of power. Bí àwọn agbára náà ṣojú. Jesus. Then we pray. Ní orúkọ Jésù. Ká gbàdúrà. Amen. Amen. Amen. Àmín. There shall not be found among you. Anyone that make up his son or his daughter to pass the fire. That's number one. Èkìní nìyẹn. Ọ̀dà yíṣẹ́ divination. Tàbí tí ń fọ àbọ̀jẹ́. Divination. Àbọ̀jẹ́. Divination is the information department of Satan. Àbọ̀jẹ́ ni ẹ̀ka ìròyìn ti Sátánì. Divine evil for people. Wọ́n ṣe àyẹ̀wò búburú fún àwọn ènìyàn. A lot of witch doctors are basically diviners. Ọ̀pọ̀lọpọ̀ àwọn adáhùn ṣe alákọ̀ọ́sẹ̀ ni wọ́n. divine. a ṣe àkọ̀ọ́sẹ̀. I'm praying for somebody here. mo ń gbàdúrà fún ẹnìkan ní. any witch doctor. adáwùjọ yòówù. are trying to waste you. tí wọ́n rán pé kó fi ọ́ bò. can waste themselves. ló ti ara rẹ̀ ṣètò. in the name of Jesus orúkọ Jésù. three. ìkẹta. or an observer of time. Tàbí alákìíyèsí ìgbà. An observer of time. Alákìíyèsí ìgbà. That may not be clear to many people. Eléyìí lè máa yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Time is a crucial thing. Ìgbà ó jẹ́ ohun tó ṣe kókó. We live in time. Inú àkókò àbí ìgbà là ń gbé. Bible says that the time and purpose for everything underneath the earth. Bẹ́ẹ̀ni wípé àkókò àti ìpinnu wà fún gbogbo nǹkan lábẹ́ ọ̀run. We live in time. Inú àkókò tàbí ìgbà la ń gbé. We are born in time. Inú ìgbà la wa. We exist inside time. Nínú ìgbà la ń gbáyé. We die in time. Nínú ìgbà náà la kú. This observer of time dey rubbish people's time. Àwọn aláfíè sí ìgbà wọ̀nyí, wọ́n á máa sọ ìgbà ènìyàn dìdàkudà. Their agenda is not to kill anybody. Àwọn òfẹ́ láti pa ẹni kankan They dismantle stupid hands and render it useless. Kọ́ dojú ìjà in your room. sì sọ́ di ìdàkudà ni. They pollute and arrange the calendar of a man's life. Wọ́n kó àdàlùbá, wọ́n á sì da Armada ti ayé ènìyàn rú. All of us have date of that. Gbogbo ala ní ọjọ́ God has apportioned to each person their times on earth. Ọlọ́run fi yan that fún láyé yìí. That's what that wonderful Imrata says, my time is in thy hands. Ìdí nìyẹn tí olórin ni ti wípé ìgbà mi jọ̀wọ́ rẹ̀. The observer can look at those your time to manipulate to pollute and to disrupt. Àwọn láti ẹ̀sìn ìgbà, wọ́n wo ìgbà rẹ̀ láti kó àdàlùbá, láti ṣe àyíká ìdá rẹ̀ àti láti kọ́ the spiritual calendar of the person. Wọ́n á pa kàlẹ́ndà tẹ̀mí ayé ènìyàn. The diary of a man's life is their interest. Àkọsílẹ̀ ayé ènìyàn òun làwọn nífẹ̀ẹ́ sí. they tried it for Joseph. wọ́n gbìyànjú rẹ̀ pẹ̀lú Joseph. only God delivered you. ọlọ́run nìkan ló gbà á. your star. ìràwọ̀ rẹ̀ pick. ó ń fọ the enemy. ọ̀sá plan. against that fact. wọ́n á sì máa pèsè ìṣòro lòdì sí ìràwọ̀ yẹn. so the satanic signs. àwọn àmì sátani. satanic crystal ball. àwọn tó ń wo díngí sátani. satanic mirror. àwọn tó ń wo òjìjí. stargazer. àwọn tó ń wo ìràwọ̀. evil monitors. àwọn atọpinpin búburú. star hunters. àwọn ọdẹ ìràwọ̀. They are under this observer of time. Abẹ́ àkórí alákìíyèsí ìgbà ni wọ́n wà. Those who will say, go and bring their picture. Àwọn tí máa ń wí pé lọ mú àwòrán rẹ̀ wá. And they bring the picture. Wọ́n ti mú àwòrán òun and they manipulate that picture. Wọ́n wá ṣe àyíká ìjà àwòrán náà and trouble happen. Wàhálà ti bẹ̀rẹ̀. Remember. Ẹ̀rọ sí. The person Oṣù ńlá. That was crazy in Badagry. Tí wọ́n pa ní àgbádárìjì. And they cut it open. Gbàtọ́ máa lá inú rẹ̀. They saw names. Wọ́n rí orúkọ àti àwòrán. Of people. Àwọn èèyàn. Inside it. Nínú rẹ̀. This is their job. Iṣẹ́ wọn ni. That is why I said bring the picture. Ìdí ìdílé tí wọ́n fi ń pè é mú àwòrán ní wá. As a prophetic tool. Gẹ́gẹ́ bí ohun iṣẹ́ wòlíì. To use today. I'm praying for somebody here. Any power beholding your face in any crystal ball. I command the crystal ball to explode on their face. Ó pàṣẹ pé kó kú mọ́ Satan, those who make their children to pass through the fire. Àwọn tó ń mú ọmọ wọn láyé lọ́jà. Two, those divination. Ìkejì, àwọn aláfọ̀ṣẹ́. Three, observer of time. Ìkẹta, àwọn aláṣẹ́sí ìgbà. Four, ẹ̀dárin tanta. Àwọn àṣefàyà. The tank against the person. Wọ́n á máa jẹnu wúyẹ́wúyẹ́ lòdì sí ènìyàn. The person begins to misbehave. Onígbà wọn á sì máa ti wà wò they hold a vigil and they mention your name one thousand times. Wọ́n ṣe àìsùn wọ́n ti pe orúkọ rẹ̀ fún ìgbà ẹgbẹ̀rún. Á àbí èwù tàbí àjẹ́ èwù tàbí àjẹ́. One party to the fire, Epini, Sumo, Revolution, Abojẹ́, Observer of Crime, Four Encounter, Five the Fire, Ewu, Ìkarun, Ẹ̀jẹ̀, Six, Kama, Ìkẹfà, Àtújú, Seven. Consult with familiar spirits. After I will do more. Yes, wizard. Because your Osho. Man, necromancer. Because of Apokulo. The tenth one you find in Isaiah 47 and Revelation 9 ìkẹwà ẹ̀rí nínú àìsáyà ìkẹtàdí ní àádọ́ta "It is called oríṣẹ́ ìfihàn. Òṣó. Òṣó. Which is the contact department of Satan. Tó jẹ́ ẹ̀ka ẹ̀gbá pàdé ìsátánì. These are the powers. Àwọn agbára náà nìwọ̀nyí. That have caused disfavour. Tí wọ́n ti fa àìrójú rere gbà fún àwọn ènìyàn. Constant failure. Ìkùnà ìgbà gbogbo. Unexplainable health problems. Àwọn ìṣòro nínú ìlera tó ní kàn wọ́n lè ṣàlàyé. Academic and career frustration. Ìdáyàpò nínú ẹ̀kọ́ àti iṣẹ́. Almost there on near success syndrome. Èrì ó fẹ́rẹ̀ débẹ̀ àbí kò débẹ̀ joblessness àìríṣẹ́ ṣe ọ̀nkámẹ́dẹ̀ ikú òjijì vagabond life ìgbé ayé alárìnká poverty ìṣẹ́ same problem súnkẹrẹ fàkẹrẹ ìṣòro confusion ìdàrúdàpọ̀ oppression ìnilára train accident ìjàmbá tó ṣàjèjì are the major enemies of man. àwọn wọ̀nyí ni ojúlówó ọ̀tá ènìyàn. When the Bible talks about horns that scatter. Nígbà tí Bíbélì sọ̀rọ̀ nípa àwọn ìwo tó ń tù ọ̀gá. this power? Àwọn agbára yìí. When the Bible talks about serpents and scorpions. Nígbà tí Bíbélì sọ̀rọ̀ pé ejò àti àkẹ́kẹ́. Serpents and scorpions represent all of them in their all their ramifications. Ejò àti àkẹ́kẹ́ kó gbogbo wọn jọpọ̀ ní oríṣiríṣi ọ̀nà yòówù tí wọ́n lè gbà yọ. This is a serious situation. Ọ̀rọ̀ tó le ọ̀rọ̀ yìí and we need serious prayer. A sì nílò àdúrà tó lágbára. to tackle this kind of situation. láti kojú irú ọ̀rọ̀ yìí. this morning. lówùúrọ̀ yìí. you first of all need to surrender your life to Jesus. o nílò láti kọ́ fàyè rẹ fún Jésù. so that this prayer can be effective in your mouth. káwọn àdúrà yóò lè múná dóko lẹ́nu rẹ. Hmm. Ìkejì. You need to repent from every rebellion. O nílò láti ronú kúrò àdàkúrò ní gbogbo ìsọ̀tẹ̀. Because the Bible likens rebellion to witchcraft. Nítorí Bíbélì pé ìṣe àjẹ́ àti ìsọ̀tẹ̀ pé ọgbọọgba ni wọ́n three ìkẹta you need to join your faith with mine. o nílò láti da ìgbàgbọ́ rẹ pọ̀ mọ́ èmi. and to go into this prayer. nígbà tó wọnú àdúrà yìí lọ. the kind of prayer many have never prayed before. èrò àdúrà sí ọ̀pọ̀lọpọ̀ òsì ìgbàrí. those are the three things that you are required to do. àwọn mẹ́ta tó nílò láti ṣe nìyẹn. surrender your life to Jesus so you can be a part of the covenant. fàyè rẹ fún Jésù kó bá lè wà nínú májẹ̀mú náà. two ìkejì. After you surrender your life to Jesus, lẹ́yìn tó bá parí rẹ̀ fún Jésù. Return from any sin of rebellion. Ronú kúrò àdàkúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ ìṣọ̀tẹ̀. Three. Ìkẹta. Throwing your faith in act. Pa ìgbàgbọ́ rẹ̀ pọ̀ mọ́ èyí. And key into the work of scripture. Paul ìwé mímọ́. Who says? Who will As from the days of John the Baptist. Láti ìgbà Jòhánù Baptist. Until now. Ìdí ebi ti ti ti gbọ́ mọ̀ sẹ́kún sọ́fẹ́ Ìjọba ọ̀run ní ìṣe agbára wọ̀. And the violent ticket by. Àwọn alágbára ti fi ipá gbà á. Rise to your feet now. Dìde dúró nísinsìnyí. Rise to your feet. Dìde dúró. But you see, if you are here, you must o one, and you are not born again. So, if you are to be, you ìsọ́tọ̀ surrender ń life again. gbé òlò. ìfi ayé rẹ̀ fi just do so very quickly. kíákíá ṣe bẹ́ẹ̀ nísinsìnyí. very quickly ṣe bẹ́ẹ̀ nísinsìnyí. but finding your way quickly to the altar here. Nípa yíyára máa bọ̀ níwájú. Don't waste time. Just go sókè. Quickly to the altar here. Máa ju bọ̀ níwájú kankan sí àṣà. Pastor, I want to surrender my life to Jesus. Òní olùṣọ́gun tó mo fẹ́ báyé ni fún Jésù. I want to attack the abominable power. Mo fẹ́ gbógun ti àwọn agbára ìríra. Find a way to this altar very quickly. Àbọ̀ níwájú pẹpẹ Jesus is waiting for you here. Jésù dúró ní ọdún yìí. Thank you, Jesus. Èsì òun Jésù. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you. Jesus. You can also go to one of the two altars at the back. O lè lọ sí èso bá wù ọ́ nínú àwọn pẹpẹ méjì And any church you have, go to the altar there too. Nínú ilé ìjọsìn tó bá wà báyìí lọ sí ibi pẹpẹ to stop you at the altar, I congratulate you. That's pẹ́pẹ́ mo kí n kú your head. And so what I'm going to say after me. you Ẹ̀sìn live right. So father. Baba. In the name of Jesus. I come before you now. Lord Jesus. Jésù Come into my life. Take control of my life. In Jesus name. Ní Amen. I'm going to pray with you now. Father, I thank you for your children there. Lay your hands upon their life. Ẹ And not them by your power. To òróró lé wọn that they have their life to Jesus. Let their life not longer remain the same. Ìyẹn wọn kó má ṣe rí bákan náà mọ́. In Jesus mighty name we pray. Orúkọ ńlá Jésù Kristi la Right there where you are. Iṣẹ́ wa yẹn. The counselor to discuss with you. Olùgbaninímọ̀ràn yóò bá yín sọ̀rọ̀. And teach you your next step. Wọ́n ti kọ yín ní àwọn ìgbésẹ̀ tó tún. The rest of us let's battle ahead. Wọ́n yóò fún ẹjọ́ ká tẹríba. Send the not to forgive you of any rebellion. Mm with Oluwakokoluwa darí sí ọ fún ìṣọ̀tẹ̀ yóò wù. prevent your prayer from hitting the target today. Only Mukia mú kí àdúrà rẹ kó di ohun tí o tó tà sí Right there where you are. Níbi tó wà Hold your picture in your right hand now. Mú àwòrán rẹ dání pẹ̀lú ọwọ́ ọ̀tún. Or the picture of your children or Whatever picture you brought there. Àbí àwòrán àwọn ọmọ rẹ, àwòrán tó bá mú wá bí. Hold it in your right hand. Mo dá ní ní ọwọ́ ọ̀tún. And with the spirit of enough is enough. Bẹ́ẹ̀ ni ó tó gẹ́. This picture must be in your right hand as you pray this prayer. Bó ti máa gba àwọn àdúrà ìyàwòrán náà gbọ́dọ̀ wà ní ọwọ́ ọ̀tún rẹ. Pray like a man or woman from another world. Ṣàdúrà bí ẹni tó wá láti ayé òmíràn. Because immediately you start praying. Torí ni gẹ́lẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ìgbàdúrà. The angels of fire shall be released. Àwọn angẹ́lì iná yóò jáde lọ. To break the thick bones of your stubborn enemy. Láti rún eegun ẹ̀rẹ̀ sí àwọn ọ̀tá rẹ olórí tuntun. Thank you Jesus ṣeun Jésù. Thank you, Jesus. O ṣeun Jésù. Agbára. Aspire to make me aspire. Kí wọ́n kó sọ mí lò. You are alive. Yeah. In the name of Jesus. Open your mind and begin to pray. Jesus Jesus, In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Power! Agbára. Using my image or picture against me. Ó lo àwòrán tàbí eré mi lòdì sí mi. Before I leave this place. Ètò kúrò Dídá my Jesus, Aha, aha. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Bokatende ke yabo sende rabo kopolama. Ribo kate ke lika yabo sa. In Jesus name we pray lift that picture up in your hand. No, Na àwòrán náà okay. Yes, lift it up. okay. Nà sókè I Time! Agbára. Calling my name in any demonic forest. Ó ń pe orúkọ mi nínú igbó òkùnkùn. Sọ́pọ̀ bàǹdà. In the name of Jesus. Ọmọ Jésù. Command them to shut up and die. In the name of Jesus. In Jesus' name we pray. To any power using the garment of darkness to trouble my life. Ó ń lo ẹ̀wù òkùnkùn láti dààmú ayé. Ìránṣẹ́! In the name of Jesus. Yes. Thank you, Jesus. Rosa, rosa, rosa. Dáná fún wọn, dáná fún wọn. In Jesus' name we pray. The any power. Can you shout it Standing on the altar of witchcraft. Ebi To trouble my life. Ìdààmú in the name of Jesus. Something is happening, something is happening. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. This next one. Ìjókòó yìí, want you to really lose your temper. Òbẹ́ bínú gidigidi ni o. You may put the paper down now. Just just hold just hold it to your hand. Ẹ mú dání sọ́wọ́. Put your hand down. Ìgbọ̀wọ́ sílẹ̀. Any problem. Ìṣòro kíṣòro. Used to describe me. Tí wọ́n ń lò fi ṣàpèjúwe mi. Please ẹ jọ̀wọ́. I want you to lose your temper to pray this prayer. Ọ̀sẹ̀ bínú gidigidi láti gbàdúrà yó. Any problem. Ìṣòro kíṣòro. Used to describe me. Tí wọ́n lò fi ṣàpèjúwe mi. God of this mountain. Ọlọ́run orí ètò yìí. Kí ni dra? Ilé Musa. Bàbá yìí. Yìí Jésù. Jesus then we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Sísan ẹ̀yin obìnrin. I want to beg you, mo fẹ́ bẹ̀ yín shout this loud and clear to hold that picture tight. Ibẹ̀ ó ti mú àwòrán yẹn dání sísìn ẹgbẹ́ àdúrà. Adara? That want me to beg to eat. Sister, can I n sọ̀rọ̀ jẹ́. Sísọ kan náà yìí ṣàtìlẹ̀. Brother, can I hear you running like thunder? Àbúrò àbúrò Define in this place. Yes! In the name of Jesus. Oh, yes. Bakasenda ya boshende la bokopolaba. Rimasapande ke ya boshende ba likatan dara ba likatan da ke in jesus name we pray any common judgment ìdájọ́ àjọ àjẹ́ against my family lòdìsí ẹbí mi jáà ìdẹ̀lẹ́ mọ́ sí ìrọ̀kọ̀ jésù. Open your mouth and pray like that. This is why Jesus brought you here. Just, nìyẹn tí Jesus' name we pray. Lórúkọ Jésù. Let the picture get to the heavenly. That My picture. Àwòrán mi. Hear the word of the Lord. Pursue your pursuer. In the name of Jesus. Yes. You cannot negotiate. In Jesus' name we pray. Lórúkọ Jésù, a gbàdúrà. Put Ẹgbọ́ sílẹ̀. Where is the Lord God of Elijah? Father will change my story. Can I hear you shouting this prayer? Let your voice be louder than that. Let your voice be louder than that. Sókè In the name name of Jesus. Open your mouth and pray. Basetende kayabo sende rabo koyaba. Guys, tell me. In Jesus' name we pray. Lórúkọ Jésù la Say my picture come up coals of fire and destroy your enemies. In the name of Jesus. Oh yes, then. Jesus name we pray. Lórúkọ Jésù agbàdúrà. close your eyes. Ìmọ̀ your ẹ̀dídí. Concentrate. Ẹ̀sìn ìmọ̀ síbì kan. I see stories changing. Mo rí sí I see running away prosperity coming back. I see lost things being recovered. And I keep hearing the shout, restoration, restoration, restoration. Thank you, Jesus. So I reject. So it like a soldier. Every cry of sorrow. In the name of Jesus. cry of sorrow. In the name of Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. Pray this one in high faith. Gba eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tó ga. crazy faith. Ìgbàgbọ́ tó ń sinwi. Holy Ghost! Ẹ̀rí mímú. My time is now. Let me enter into my glory. In the name of Jesus. Let me enter into my glory. Wọnú ọ̀dọ́ mi. Masikapaya. Balakapendaya. Open your mouth and say. Jesus' name we pray. Please, I want to beg you. Pray this prayer the way I'm praying my own. Ẹ Power! That wants me to cry at old age. Fall down down. In the name. ten abominable powers. My life is not your candidate. Ayé in the name of Jesus. Deal with the ten powers. Fóògùn will not wait to negotiate. Kò gbọdọ̀ Jesus. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. I have a strange word for somebody who has been praying like fire. Mo ní ọ̀rọ̀ ìmọ̀tẹ́sí àjèjì fún ẹnìkan tó ń gbàdúrà. The Lord tell us to tell you. Olúwa ni wí fún ọ. That your wasting enemies have been wasted. Ṣé àwọn ọ̀tá abúlé ṣe dé tirẹ̀ wọ́n ti ṣètò? Your empty enemies have been empty. Àwọn ọ̀tá rẹ̀ atúndínlẹ̀ dànù àti tú wọn dànù. Thank you, Jesus. Even if you don't believe this is relevant to you. oh, o bá ti ẹ̀gbàgbọ́ pé ilé Pray it on behalf of your children or those who are close to you. Gbà nítorí àwọn ọmọ rẹ àbáwọn tó súnmọ́. Cover judgment. Ìdájọ́ àjọ àjẹ́. Upon my certificate. Lórí ìwé ẹ̀rí mi. Backfire! In the name of Jesus. Guys, hear me. Something is happening, something is happening over there. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray bondage of walking without reward. Ìṣe ṣíṣiṣẹ́ láì lérè. Can you start with hatred? Ṣíṣe rẹ̀ pẹ̀lú ìkórira. Break in the name of Jesus. Orúkọ Jésù. Just we pray. praise. for Jesus' lágbàdúrà. Something is about to happen. Ó ń That will change somebody's destiny forever. Bondage of laboring in vain. Ìṣe ṣíṣe lásán. Your time is up. Yeah! In the name of Jesus. bẹ́ẹ̀ni bakapote setende kenya bojende raba in Jesus name we pray lórúkọ Jésù lágbàdúrà this next prayer àdúrà tó kàn. Immediately we start, some people may not be able to stand on their feet. Bàbá ti bẹ̀rẹ̀ rẹ̀ ó ṣeéṣe káwọn kan máa lè dá dúró. But it doesn't matter, today is a day of deliverance. Wọ́n kò ní ibi ṣe òní lọ́jọ́ ìtúsílẹ̀ rẹ̀. Every ladder of shame. Gbogbo àtẹ̀gùn ẹ̀sìn in my life. afraid the United States. Jesus, Jesus, Jesus, In Jesus' name we pray. Any power that has entered into any strong room tó wọ inú ilé agbára kankan lọ. against me. lòdì sí mi. can I hear the sister saying it? ẹni obìnrin ẹ̀rú bẹ́ẹ̀. Sisters, I want you to be more aggressive. ẹni obìnrin ẹ̀mí ipá sí. As one woman up from Ikorodu needs to shout this louder than anyone. Obìnrin kan wà bẹ́ẹ̀ tó nílò láti kíkẹ́ dáadáa. Brother, can I hear you roaring like thunder? Die in the strong room. In the name of Jesus. Yes. Jesus' name we pray. glory God. Arrows from any witch doctor. Ọ̀fà látọ̀dọ̀ ajá oúnjẹ. Arrows from any sorcerer. Ọ̀fà látọ̀dọ̀ oúnjẹ. Fashioned against me. Bí wọ́n ṣe lòdì sí mi. Can I hear you shouting that? Ẹ gbé rẹ̀ o. Backfire! In the name of Jesus. Lórúkọ Jésù. In Jesus' name we pray. Lórúkọ Jésù àgbàdúrà. Thou power of sudden death. Ìwà agbára ikú òjijì. Over my life. Lórí ayé mi. I need you to the cross. Òkan náà bẹ́lẹ̀ mú. Can you say that loud and clear? Ẹ̀rù bẹ́ẹ̀ ló wò pé. Let the voice be the loudest here. Ohùn sókè dáadáa. Shout it again loud and clear. Ilẹ̀ gidigidi. In the name of Jesus. Thank you, Jesus. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Father. Ìdàkẹ́ rọrọ wà. If you see the transactions are taking place here today, Báyìí irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ níbí lónìí. You will offer an endless praise. Ìyàn ìlópin lè ń ṣe. Because the spiritual consultant. Nítorí àwọn alágbàṣe tẹ̀mí. Hired Tekafi tí wọ́n gbé sí ẹbú pé kí ó fi ọ́ rí àfọ́lé fà ó ti ṣubú apáta. All those your mockers. Gbogbo àwọn apẹ̀gùn rẹ ni. After trying to stop you in the journey of life. Tí wọ́n gbìyànjú láti dá ọ lẹ́kùn nínú ìrìnàjò ayé rẹ. They shall become the servants of your greatness. Yóò fi ẹrú fún ọ láti di gíga all the disappointments you have been seeing gbogbo ìjákulẹ̀ tó ti rí shall be turned to celebration. yóò padà dàbí àjọyọ̀. this month lójú yìí shall be a month of great divine surprises for you. yóò jẹ́ ìyàlẹ́nu ńlá látọwọ́ ọlọ́run. and great opportunities. àti àǹfààní ńlá. And by the reason of the opportunities that will come your way this month, you will be launched into greater glory. In the name of Jesus. This month shall favor you. You will not struggle to achieve anything this month. God shall deliver to you all your overdue testimony. In the name of Jesus lórúkọ Jésù. Powers that have been cheating you in the past. Àwọn agbára tó ti yàn ọ́ ṣe sẹ́yìn. They shall be put to permanent shame. They shall be buried alive. Heaven shall fight for you. Heaven shall fight for you. Heaven shall fight for you. Heaven shall fight for you. Heaven shall fight for you. Heaven shall fight for you. In the name of Jesus. Stretch your right hand towards this altar now. No, what? ọ̀tún rẹ sí pẹpẹ ìbáyìí. While you put the picture away. Kò sì tọ́jú àwòrán yẹn. I will teach you what to do with that picture later. Ó kọ yín ohun tí Father, let your anointing fall upon this man. Let his hands become the hands of breakthrough. The hands of power. The hands of glory. The hands of deliverance. In Jesus' name we pray. Lórúkọ Jésù If you have any sickness in your body. Bí àìsàn bá ń bẹ lágọ̀ọ́ ara rẹ. Smite twenty one times. Báyọ̀ bẹ̀ nígbà mọ́kànlélógún. Shouting go back to your center. Olùkọ́ àti ṣe pé padà lọ́wọ́ àwọn tó ràn ọ́. Lọ́gbọ́n. Ó Bí ìtura. Ṣé dáadáa. ìpè Jésù. Amen. Àmín. Check your body now. Yeah, àgọ́ ara Do what you could not do before you got there. Òun tó so tó lè ṣe kó tó Put your faith into action. Thank you, Jesus. Òṣèlú Jésù. Father, I'm praying. For all the prayer requests that are brought here. Fún gbogbo ẹ̀dá àdúrà tí a mú Answer them by fire in the name of Jesus. Let the prayers become testimonies in the name of Jesus. Father, I'm praying for all who are celebrating their birthday this month. Let it be well with them in the name of Jesus. By this time next year, if Jesus Christ is coming. Let them be bigger bundles of testimonies in the name of Jesus. Thank you, Jesus. Adúpẹ́ Jésù. Don't forget next Palm of St. John's is the annual water of fire. Ẹ má gbàgbé pé agbára gbọ́dọ̀ pààrọ̀ owó oṣù tó The Lord has used that water of fire to do wonderful. Come with three bottles or containers of sachets of water. One to drink here. Ẹyọ kan tó mú tán níbí. Two for environment. Ìkejì ó lọ lò ládùúgbò rẹ̀. Three to keep. Ìkẹta tó fi pamọ́. Thank you, Jesus. Ìṣeun Jésù rè. The Lord bless you from that. Olúwa fún rẹ̀ láti ṣe olùwà. And make it such a shine upon you. Òun ojú rẹ̀ mọ́lẹ̀ sí ọ̀la. I'm grateful unto you. Ó sì ṣàánú fún ọ. You will go from strength to strength. Ó lọ láti ìpàdé ìpàdé. And from glory to glory. Ó sì ògo dé ògo. Any power assigned to mock God in your life can be buried alive. Every loss you have been experiencing can be turned to gain. In the name of Jesus. Every dream. That translates to death. Setback. Poverty. Sorrow. Ìbànújẹ́ failure. Ìkùnà. We never come to fulfilment in your life in the name of Jesus. God will renew your strength. Ọlọ́run yóò ṣàgbára rẹ̀ dọ̀tún. In the name of Jesus. Ní orúkọ Jésù. I cover you with the blood of Jesus. Òkè ẹ̀jẹ̀ Jésù pọ̀. Jesus' name we pray. Ní orúkọ Jésù. Let us share the grace in fellowship. Ìjọba Jímọ̀ ṣe rọ̀fẹ́, the grace of our Lord Jesus Christ, the love of God. the each of the Holy Spirit is without hands forever. Surely, not so much the follow all the days of our life. We shall carry the love forever and ever. Amen.